إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوك فرابة سبحانه وتعالى تتنجي كيورا مفوالاتي كوجوكو آه التي kọ́ nípa ìgbésí ayé annabi sallallahu alaihi wasallam ẹni tí a ń tẹ̀lé ẹni tí an bẹ̀lá bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó jẹ́ kí a lè tẹ̀lé wọ aljanna kó jẹ́ kí ìtẹ̀lé rẹ̀ kó làwákọ̀ kò iná náà ibi tí a dé níbi síra mukhtasar sírati nabi wa sírati ashabihi al-ashara ti al-hafiz al-imam al-muhaddith عبد الغني ابن عبد, ابن عبد الواحد المقدسي òun náà ni a ti payọ̀rọ̀ nípa rọ̀dọ́rùn wa nabi sallallahu alaihi wasallam àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú rẹ̀ so in tó kù tí ó kẹ nínú tíra ìrìnwá ìwọ̀n ni faslun fi asma'ihi so abala nípa àwọn orúkọ annabi sallallahu alaihi wasallam kí làwọn orúkọ annabi sallallahu alaihi wani rawa jubair ibn mut'im wani jubair ibn mut'im gba wa pé qala qala rasulullahi sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé inni ana muhammadun èmi o ó kọ mi muhammad èmi muhammad mo jẹ́ muhammad wa ana ahmad so èmi mo tún jẹ́ ahmad wa ana al-mahi èmi ni olùpankarẹ́ so èmi ni olùpankarẹ́ so látara maha so wa ana al-mahi alladhi yamhu Allahu bi al-kufra tó ti pé Ọlọ́run ọba fi mí pa kúfùrù rẹ̀ wa ana hashir èmi ni hashir so èmi ni olùkọ́ àwọn èèyàn jọ alladhi hashara an-nas tó ti kó kó so wa ana al-aaqib so èmi ni al-aaqib so olùgbẹ̀yìn so èmi ni olùgbẹ̀yìn alladhi laysa ba'di nabiyyun tó ṣe pé kò sí lẹ́yìn mi o ànábì kankan wọ́n ní sahihun muttafaqun alayh wọ́n ní abu musa wọ́n abu musa gbà abdullahi ibn qais wọ́n qala سمى لنا رسول الله صلى الله عليه وسلم نفسه أسماء wọ́n ni òjíṣẹ́ ọlọ́run ọba ó sọ́ra rẹ̀ ní àwọn ọkọ̀ọ̀kan minha ma hafizna nínú rẹ̀ àwọn kan wà ta ha ó ní ana muhammadun ó ní èmi muhammad ni mí o wa ana ahmadu èmi ahmad ni mí walmuqaffi so almuqaffi so kọfà kí nǹkan tẹ̀lé nǹkan so kí nǹkan tẹ̀lé nǹkan so ìdáfí ma ń pè ibi báyìí ìpàkọ́ ìdáfí ma ń pè ní kọfà hù ní so ní pé náàmà ala kọfà so al-muqaffi thumma qaffayna ọlọ́ọ̀bá ah, subhanahu wa ta'ala lubunu yẹn nù Qur'an so ní pé thumma qaffayna ala atharihim rusul so ní pé ọlọ́ọ̀bá eh, wá tẹ̀lé lórí ipasẹ̀ rẹ̀ àwọn òjíṣẹ́ so al-muqaffi olùtẹ̀lé so ẹni tó tẹ̀lé nǹkan so ẹni tó ti tẹ̀lé àwọn annabi tó ti síwájú wa nabiyyu tawba so annabi tawba wa nabiyyu rahma annabi àánú wani wa fi riwayatin wani nínú ẹgbàwá mi wa nabiyyu malhama àti annabi ogun wa hiya al-maqtala ni ogun wani sahihun rawahu muslimun so àti àwọn náà sì máa al-Hafiz Abdul Ghani al-Maqdisi níbi díkọ̀ díkọ̀ tán ní níbi narrate hadith so nínú àwọn nǹkan tí al-Hafiz tí wọ́n ní imtiyaz pẹ̀lú rẹ̀ ni tí wọ́n imtaza pẹ̀lú rẹ̀ so náà ni pé wọ́n narrate hadith pẹ̀lú lábúhù rẹ̀ so nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra wọn tí yẹn bá rí hadith ń bẹ tó bá ní rawahu ní tí yẹn lè hálà tinú tíra yẹn bẹ́ẹ̀ wọ́n ni wọ́n rọwà ibn Abdillah wọ́n ni qala qala rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ló jí sí ọlọ́wọ́ bá sọ pé ana ahmed ní pé èmi ahmed ni mi o wa ana muhammadun èmi muhammad ni mi wa ana alhashir èmi hashir ni mi olùkó àwọn èèyànjọ́ àbí ẹni tó ti pé wọ́n kó àwọn èèyànjọ́ lẹ́yìn rẹ̀ so wa ana almahi so èmi ni olùpankarẹ́ torí pé wọ́n máa ń fi iṣẹ́ tì sí ẹni tí ó sàbábà rẹ̀ wọ́n sì máa fi tì sí ẹni tí òun gangan wá jẹ́ sábàb so tó bá ní qatalahul amir tó bá ní olórí ló pa so lórí gangan ló múdà tó pa most likely ó lè má jẹ́ bẹ̀ ó lè ṣe pé mẹ́ẹ̀dúnbó so alladhi yamhu Allahu bí al-kufr tó ti pé Ọlọ́run bá fi mí pa kúfùrù rẹ̀ fa idha kana yawmul qiyamah wọ́n ni tó bá di ògúnjọ́ ọgbẹ́ndé o liwa'ul hamdi ma'i so àsíá hamd àsíá ìyìn Ọlọ́run ọba ìdúpẹ́ fún yóò wà pẹ̀lú òun wa kuntu imam al-mursalin so mi sì ní ń jẹ́ olórí olórí àwọn òjíṣẹ́ wa sahiba shafa'atihim èmi sì ni mo ní ìṣìpẹ̀ wọn èmi ní ìṣìpẹ̀ fún gbogbo wọn pátápátá so annabi sallallahu alaihi wasallam ó dákọ̀ àwọn okọ̀ rẹ̀ tabaka àwọn ka àwọn okọ̀ aláwọ̀kọ́ kí ni aláwọ̀kọ́ muhammad abi so muhammad aláwọ̀kọ́ ẹlẹ́kẹjì ahmad abi so ẹlẹ́kẹta almahi abi ẹlẹ́kẹrin alhashir abi ẹlẹ́kẹ àwọn ẹlẹ́kẹfà al-muqaffi ẹlẹ́kẹje nabiyyu tawba ẹlẹ́kẹjọ nabiyyu rahma ẹlẹ́kẹsẹ nabiyyu malhama so ti tamam níbi ta kàdé ó ti tàbí ta kàdé àbí náà sọ ní al-hafiz Abdul Ghani al-Maqdisi wọ́n tún wá ní wasammahu Allahu azza wa jal so a rí mẹ́sàn-án afinilẹ̀ fún níbi àwọn hadithi tamuwai wọ́n ní Ọlọ́run bá tún wá sọ fi kitabihil aziz Ọlọ́run bá sọ nínú tírà rẹ̀ bashiran wa nadhira Ọlọ́run bá sọ ní bashiran wa nadhira Ọlọ́run bá tún sọ ní ra'uf Ọlọ́run bá tún so ní opinion uh, al-Hafiz Abdul Ghani al-Maqdisi àwọn gbà pé bashir nadir ó kọ annabi ni so ra'uf àwọn gbà pé ó kọ annabi náà ni rahim ó kọ annabi àwọn gbà pé ó kọ annabi náà ni rahmatan lil alamin àwọn gbà pé ó kọ annabi sallallahu alaihi wasallam ni so ta fi kún mẹ́sàn tàti tàti mú tẹ́lẹ̀ ó jẹ́ mélòó so mẹ́sàn bashir 10 àbí nadir 11 so ra'uf 12 àbí rahim 13 rahmatan lil alamin 14 so bọ̀dá bá fẹ́ kó bashir àti nadhir papọ̀ ta sí ni ó jẹ́ so kò jẹ́ bó ṣe jẹ́ báyẹn so ẹ jẹ́ ká wo àlàyé àwọn kíní ìgẹ̀ngẹ̀ so àwọn ókọ̀ yìí so ẹ jẹ́ ká wo àlàyé wọn nínú zadul ma'ad so ẹ jẹ́ ká wo àlàyé wọn nínú zadul ma'ad so ah, alimata bá rẹ̀ pẹ̀lú nǹkan tá ti pẹ̀lú nǹkan tá ti sẹ́ntì so so wọ́n ni al'alamatu ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n sọ nínú zadul ma'ad wọ́n ni faslun fi asma'ihi wọ́n ni abala nípa àwọn orúkọ annabi sallallahu alaihi wasallam wọ́n ni wa kulluha nu'ud so wọ́n ni gbogbo àwọn orúkọ annabi sallallahu alaihi wasallam ni wọ́n ni ìròyìn ni wọ́n laysat a'laman mahdọ wọ́n ni kìí ṣe alam mahdọ so kìí ṣe alam mahdọ so eh, ṣe mọ̀ pé nínú alam so aráwọ̀ èyí tó ṣe pé wọ́n mú wá látara sífà so aráwọ̀ èyí tó ṣe pé alam mahdọ ni so li mujarradi ta'rif kankan fi sọ̀yẹ̀ ló so tó yí pé kódà ìyẹn lè má gẹ́tì mínì rẹ̀ so ó wà ó ń bẹ̀ mẹ́ nínú nínú a'lam so ibn malik ni ismun yu'ayyinu al-musamma mutlaqan alamuhu ka ja'farin wa khizniqa wa qaranin wa adanin wa lahiqin wa sharqamin wa haylatin wa washiqin wasman ata wa kunyatan wa laqaba wa akhiran dha'in siwahu sahiba wani wa kulluha nu'utun laysat a'laman mahdha لمجرد تعريف بل أسماء بل أسماء مشتقة يلا وقني ويوم من صفات قائمة به nínú àwọn ìròyìn tó wà pẹ̀lú rẹ̀ wọ́n ni tújìbù láhùl madh tó sì pé àwọn ọkọ̀ yí wá ń necessitate gbé kíyàn ẹ̀yìn fún annabi sallallahu alaihi wasallam kẹba sí ránwà létí ká mọ́ gbàgbé láti mọ́ sọ kò ní ìdíká mọ́ kígbe ara so but kí ẹmọ́ sàlá ìmọ́ sọ wọ́n ni so anabi sallallahu alaihi wasallam sọ pé so ẹni tó sófò pátápátá so wọ́n ni man dhukirtu indahu wa lam yusalli alayhi so ẹni tí mo tán dákọ̀ mi lọ́dọ̀ rẹ̀ tí ó sì ṣe sọ́lá fún mi so wọ́n ni qaima bihi tujibu lahu al-madh wal-kamal wọ́n ní àwọn ọkọ̀ yìí ó necessitate fan nabi ẹ̀yìn àti pípé kamali khalq lele yóò kìí sí kamali kini khaliq so yí wọ́n ní famin ha muhammad wọ́n ní nínú rẹ̀ nínú ọkọ̀ annabi sallallahu alaihi wasallam muhammad wọ́n ní wa huwa ashharuha wọ́n ló gbajúmọ̀jù wa bihi summiya fi tawrah òun ni wọ́n sarihan wọ́n sọ clearly ń bẹ̀ kama bayyanahu bil burhanil wadih gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó clear fi kitabi jala'il afham nínú tírà jala'il afham fi fadli salati wa salam ala khairil anam so nínú àwọn tírà ibn al-qayyim wọ́n ní so ibn al-qayyim náà ni a tírà yìí ọ̀kan ṣoṣo ni o fi lam yusbaq ila mithlihi so wọn ò kọrú ẹ̀ síwájú fi kathrati fawaidihi so Ibn Qayyim náà ló kọ́ wọn nínú àwọn àǹfàní tó pọ̀ tó wà ń bẹ̀ wa ghazaratiha àti bí àwọn nǹkan yẹn bó ṣe wà valuable sí àti bó ṣe pọ̀ sí wọ́n ní bayanna fihi al-ahadith al-warida wọ́n ní a ṣàlàyé ahadith tó wá fi salati wa salami alayhi níbi ma ṣe asọ́látù fún nabi sallallahu alaihi wasallam lọ́nà tó tọ́ ni o tí láwọn súnfí ma ń dèyàn mọ́ kọ́nà kan àwọn topic tó yẹ kí yẹn lè máa sọ freely so yóò dé level pé látara àwọn ti kú ti táwọn ti tìwọ́ so yóò ma nídi pé ma fẹ́ wà very careful ní ibẹ̀ irú ẹni púpọ̀lá irú tíra tí yíò ma kọ́ àwọn àwọ́ mi yóò bọ́lọ̀ wà very careful gan bọ́lọ̀ jẹ́ tíra táwọn ohun ma fi súnfí wọ́n tìbọ̀ lẹ́yìn irú kí àwọn gbé láàrin àwọn àwọn pé tọ́ Madariju Salikini lókùta fẹ́ kọ́ àyẹn kó bá wọ̀nyẹn náà so so kí lọ́kọ́ rẹ̀ so wọ́n ní ètí mo sì sọ yìí Sheikh Nizar ló sọ so wọ́n ní fi fadli salati wa salam ala ok wọ́n ní fi salati wa salam alayhi wọ́n ní wa sahihaha min hasaniha wọ́n ní àsàlàyé àwọn èyí tó lálàáfíà sáwọn èyí tó jẹ́ hassan rẹ̀ sáwọn èyí tó dáa rẹ̀ wọ́n ní wà ma'alúlàhà àsàlàyé wà ma'alúlìhà àtàwọn èyí tó ní ìlà rẹ̀ àtàwọn èyí tó láàyẹ wà bayyana ma fi ma'alúlìhà min al-ilal àwa sàlàyé àwọn nǹkan tó wà nínú àwọn èyí tí ó láàyẹ rẹ̀ nínú àwọn ayẹ tó wà ń bẹ̀ wọ́n ní bayanan shafiyan àsàlàyé ní àlàyé tó kún wọ́n ni thumma asrara hadha ad-du'a wọ́n lè náà wá sàlàyé àwọn àsírí àwọn àdúwà wọ́n ni wa sharafahu àtàwọn láti ń bẹ fún wa mashtamala alayhi min al wal fawaid àbí wa mashtamala alayhi min al wal fawaid àtàwọn akátó kó sí nínú ọgbọ́n àtàwọn àǹfàní thumma fi mawatini salati alayhi wọ́n ni a wá sàlàyé àwọn àyètẹ́yàn tí ma ń ṣe sọ́lá fún sallallahu alaihi wasallam wọ́n ni wa mahaluha so àti àwọn ayé rẹ̀ wọ́n ní thumma al-kalamu fi miqdari al-wajibi minha lẹ́yìn náà tún sálàyé kí ló jẹ́ ọ̀nà yẹn bẹ̀ sẹ́gbé tíra ìgẹ̀ẹ́sì tíra tí ó yẹ kí a wá ní wọ́n ní torípé tíra àwọn tíra Ibn Qayyim àwọn tíra Ibn Taymiyyah nínú àwọn nǹkan tó lọ́wọ́ eh, ma ń fihi nas sàpé nínú àdúwà nabi sallallahu alaihi wasallam ní pé ìdíni ni maktala fa fihi min alhaq bi idnik so ní pé àwọn nǹkan táwọn èèyàn ṣe àpá mẹ́ gan ẹ̀rí pé àwọn afá yìí máa ń ṣe wọ́n máa ń hálà rẹ̀ gan wọ́n ó ti ṣàlàyé rẹ̀ àwọn ọ̀rọ̀ míì ẹfẹ́ lè máa rí bóyá tíra fún jọlọ́kọ́ yìí mú pé ó yá fíkà torí pé nínú àwọn nǹkan táwọn tó bá ti Ibn al-Qayyim àti Ibn Taymiyyah àti mẹ́lára kí yàn wà rẹ̀ sàṣọ́ tí yàn bá ti dé mas'ala kan tó ti pé ìtìláfù wà ń bẹ̀ àà so mú yẹn nẹ̀nẹ̀ rẹ̀ mú wá sálàyé gini mú wá sálàyé hidaya mẹ́ kódà Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ pé ilé ìgangan ni ma so ní pé ilé ìgangan ni ẹ̀kọ́nà ọba kó tọ́yàn sódòdó níbi nǹkan táwọn èèyàn ṣe ìyapa ń bẹ̀ òun gangan ni ma so wọ́n ni so yóò rí gan nínú àwọn tírà Ibn al-Qayyim àti Ibn Taymiyyah wọ́n ni wà ìtìláfò kò túnmọ̀ kékè ẹmà lọ tẹjúmọ́ ìtìláfò nípa ara pé òun ni màára o so in tán sọpọ́ nìyẹn so in tí àwọn èèyàn ya pa ń bẹ̀ sódòdó so tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń tẹ̀lé ànú ń bẹ̀ ṣẹ́rì pé wani wa mahaluha thumma al-kalamu fi miqdari al-wajib minha wani wa ikhtilafu ahli al-ilmi fi wani àti yapa àwọn olùmọ̀ nípa rẹ̀ wani wa tarjih ar-rajih àti ìgbé òsùnwọ̀n fún èyí tó tẹ̀sùnwọ̀n wani wa tazyifu al-mazif àti ìgbádànù èyí tó náà kò ní kìmí kẹ̀kẹ́ wọ́n ni wà makhbazul kitab ó ní nǹkan tí tírà yẹn dálé lórí o fawqa wasfihi ó jùn tí yẹn lè ròyìn lọ so ibi tẹ́ Ibn Qayyim gaga ní ròyìn tírà rẹ̀ gaga báyìí wọ́n ni tírà yìí sì rí tòótọ́ àti tírà tó yẹ tàwọ́rọ̀ tani Ọlọ́run bá sọ tàwọ́rọ̀ kalẹ̀ fún annabi annabi Isa mo rò pé ní annabi Isa ni tó mo rò pé tó annabi Musa wọ́n ní fi tàwọ́rọ̀ wọ́n ní bima yuwafiq bima yuwafiqu alayhi kullu alimin pẹ̀lú lọ́nà tó ṣe pé gbogbo olùmọ̀ ló agree sí min mu'mini ahlil kitab nínú àwọn olùgbàgbọ́ nínú àwọn tọ́lọ̀wọ́ bá ti fún tírà síwájú tẹ́lẹ̀ wọ́n ní wa minha Ahmad nùkọ́ yìí sọ pé nínú àwọn ókọ̀ annabi sallallahu alaihi wasallam òun náà tún gini òun náà ni ahmed walismu alladhi sammahu bihi al-masih wọ́n ní òun ni ókọ̀ tí al-masih Isa ibn maryam tó sọ wọ́n ní li sirrin nítorí asirika nítorí imaka so asiri náà tó yẹ tún gbọ́rọ̀ sọ́ra fún lábùkù náà báyìí allahul musta'an gbogbo àwọn kó ní ìtumọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ so allahul musta'an gbogbo àwọn sufi ló máa ń kóyàn sí gbogbo àwọn kẹbáyìí wọ́n ni dhakarnahu fi dhalika al-kitab wọ́n ni a sàlàyé adákọ̀rẹ̀ nínú tíráyàn wọ́n ni wa minha al-mutawakkil so nínú okò annabi sallallahu alaihi wasallam ni al-mutawakkil ẹ̀rí pé wọ́n fi kún eré ìtẹ́rẹ̀ so yóò fi kún níbi tí ẹ bá ń jọ́tẹ̀ sí so al-mutawakkil so al-Imam al-Qayyim sọ pé nínú àwọn okò annabi sallallahu wal-hashir والعاقب والمقفي ونبي التوبة ونبي الرحمة ونبي الملحمة والفاتح so Ànábì Ibn Qayyim àwọn tó fi kún pé nínú àwọn okò annabi sallallahu alaihi wasallam kíni al-fatih wani wal amin so al-amin so nínú àwọn okò annabi nínú àwọn okò tí Ànábì Ibn Qayyim fi rinlẹ̀ pé okò annabi sallallahu alaihi wasallam ni wọ́n ni wa yulhaqu bi hadhihi al-asma wọ́n ni yóò tún fi kún àwọn kọ̀ yìí ash-shahid wal-mubashshir wal-bashir wal-nadhir wọ́n ni wal wọ́n ni wad-dahhuk wal-qattal وعبد لله والسراج المنير وصاحب لواء الحمد وصاحب المقام المحمود وغير ذلك من الأسماء so ẹwàdúrà àwọn èyí tí àdúrà kọ́ ìtàn fi kún so yàtọ̀ sí àwọn èyí tàti òtẹ́lẹ̀ so àwọn wòlà àwọn tó fi kún al-mutawakkil àbí so ah, al-fatih al-amin àbí al-shahid al fatih al amin àbí al shahid al-mubashir al-bashir al-nadhir yẹn ti wà tẹ́lẹ̀ al-qasim àbí al-dahuk al-qattal abdulillah asirajul munir sayyidu waladi adam sahibu liwa ilhamd sahibu al-maqam al-mahmud wani wa ghayru dhalika min al-asma' wani àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn okọ̀ wani li anna asma'ahu ibn qayyim wa mú kọ́ídà wá táwọn fi sọ pé àwọn eléyìí náà ó kọ ni wọ́n Ibn Qayyim fẹ́ dákọ kọ́ídà táwọn fi sọ pé àwọn èyí táwọn sọ yìí ó kọ làwọn náà wọ́n ni li anna asma'ahu wọ́n ni torí pé àwọn ó kọ annabi sallallahu alaihi wasallam idha kanat awsafa madhin tó bá ṣe pé àwọn ìròyìn ẹ̀yìn ni falahu min kulli wasfin ismin nínú gbogbo àwọn ìròyìn ẹ̀yìn yìí anábì ló kọ́ mẹ́ lákín ṣùgbọ́n yẹnbagi an yufarraq ṣùgbọ́n ṣe pàtàkì kí a ṣe yàtọ̀ bayna al-wasfi al-mukhtass bihi láàrin ìròyìn tó dásà lẹ́sà fán nabi sallallahu alaihi wasallam awil ghalibi alayhi àbí ah, so ah wa yushtaqu lahu minhu ismun wani wa bayna al-wasfi wọ́n ní àwọn èyí tó bá dásà lẹ́sà fún annabi sallallahu alaihi wasallam yìí àbí al-ghalibu alayhi àbí èyí tó ṣe pé òun náà máa sábà lò fún wọ́n ṣe kíni yushtaqu lahu min ismun minhu ismun so wọ́n yọ kọ fún annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ wa bayna al-wasfi al-mushtarak àti láàrin ìròyìn tó ṣe pé òun ṣe kíni òun ó ṣe rẹ̀ pẹ̀lú àwọn ẹlòmí wa alaikum so wa bayna al-wasfi al-mushtarak wọ́n ní fala yakunu lahu ismun fala yakunu lahu ismun yakhussuhu so tó bá jẹ́ pé wasfu mushtarak ni kò lè jẹ́ ó kọ fà nábì nìkan so yí báyìí so kọ́ìdà tí Ibn al-Qayyim lò táwọn fi mú àwọn okọ̀ mi wà ní ẹ jẹ́ ká tún kọ́ìdà ìkàlẹ̀ kan sí wọ́n ní Ibn al-Qayyim sọ pé li'anna asma'ahu wọ́n ní torípọ̀ àwọn okọ̀ rẹ̀ idha kanat awsafa tó bá ṣe pé àwọn ìròyìn ẹ̀yìn ni falahu min kulli wasfin ismun nínú gbogbo ní kọ̀ọ̀kan anábí o ma ló kọ́ ń láàkín ṣùgbọ́n o yẹn bá gí an yufarraq so èyàn gbọ́dọ̀ ṣe yàtọ̀ kìí ṣe pé gbogbo àwọn ìròyìn ẹ̀yìn nìkan o an yufarraq bayna alwasfi almukhtassi bihi awil ghalibi alayhi èyàn gbọ́dọ̀ ṣe yàtọ̀ láàrin ìròyìn tó ṣe pé ó dásà lẹ́sà fún annabi nìkan àbí annabi sallallahu alaihi wasallam nìkan náà ma sábà lò fún wọ́n ni wa yushtaqu lahu minhu ismun ibi ìyẹn lè yóò ti yọ ọkọ̀ fún wa bayna alwasf yàtọ̀ sí àwọn ròyìn almushtarak tó sì pé àwọn ẹlòmí náà bá annabi sallallahu alaihi wasallam sí ẹ̀mẹ́ wọ́n ni fala yakunu lahu fala yakunu lahu ismun yakhussuhu níbi àwọn ròyìn táwọn wọ́n ni jubairu ibn mut'im sọ pé samma lana rasulullahi sallallahu alaihi wasallam nafsahu asma wọ́n ni annabi sallallahu alaihi wasallam dákọ fún wa nípa rẹ̀ nípa ara rẹ̀ àwọn okọ ó mention àwọn okọ rẹ̀ fún àwọn sọ̀hábà faqala ana muhammad ó ní èmi muhammad ni mí wa ana ahmad wa ana al-mahi alladhi yamhu allahu biya al-kufra وأنا الحاشر الذي يحشر الناس على قدمي àbí على قدمي so eléyìí ẹ̀rí pé kèsí bá ṣe mú wá nínú ti ètí al-Hafiz Abdul Ghani gbà wá nìyẹ pé alladhi yuhsharu an-nasu ala qadamayhi ní pé tí wọ́n gbé àwọn èèyàn dìde so lẹ́yìn mi so wọ́n gbé àwọn èèyàn dìde lẹ́yìn mi so wọ́n ni wal-aqib alladhi laysa ba'dahu nabiy wọ́n ni wa asma'uhu naw'an wọ́n ni àwọn okò annabi sallallahu alaihi wasallam méjì ni wọ́n ni ahaduhuma khas wọ́n ni àwọn okò annabi sallallahu alaihi wasallam wà tó ṣe pé ó dá sálẹ́sà fún la yushrikuhu fihi ghayruhu ẹlòmí ò ní bá kópa ń bẹ̀ mina rusul nínú àwọn òjíṣẹ́ ka muhammadin gẹ́bí muhammad wa ahmad wal aqib wal hashir so kí ni tó fi jẹ́ pé akib nínú àwọn okọ tó dásà lẹ́sà fún náà ni torí pé ìtumọ̀ akib ní gíní ìgbẹ̀yìn alhashir tí ó tó ṣe kó dásà lẹ́sà fún torí pé gíní ẹni tí wọ́n jàmá àwọn èèyàn lẹ́yìn ní gíní lẹ́yìn rẹ̀ almuqaffi ẹni tó wá lẹ́yìn gbogbo wọn nabiyyul malhama wọ́n ni wà thani wọ́n lẹ́lẹ̀kejì ma yusharikuhu fi ma fi ma'nahu ghayruhu min ar òjíṣẹ́ mi náà bá ṣí ẹ̀ níbi ìtumọ̀ rẹ̀ so in bẹ̀rẹ̀ àwọn okọ̀ rẹ̀ mi tó ti pé àwọn òjíṣẹ́ mi náà tó bá sí kíni wọ́n bá ṣí ẹ̀ nínú rẹ̀ walakin lahu minhu kamaluhu ṣùgbọ́n annabi sallallahu alaihi wasallam ni ó ma ní èyí tó so annabi sallallahu alaihi wasallam ni ó ma so a sọ pé so wani torí pé skill ọlọ́wọ́n bá nǹkan tí ó ṣe oronú gan ni gbogbo tàà bá wò pé kamal gan kamal ọlọ́wọ́n bá ju gbogbo kamal lọ wọ́n ni fahuwa mukhtassun bi kamalihi wọ́n ni wọ́n ni anabi sallallahu alaihi wasallam ó dásà lẹ́sà fún kamal rẹ̀ dúnà aslihi wọ́n ni but ìpìlẹ̀ rẹ̀ kéṣò nìkan lónìí oye wa nabiyihi wa abdihi والشاهد والمبشر والنذير ونبي الرحمة ونبي التوبة وأما so wọ́n àwọn eléyìí àwọn ànábì àwọn òjíṣẹ́ Ọlọ́run bá àwọn náà bá ṣe ẹ̀mẹ́ so alimọ́bì náà kọ́lùmí sọ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run bá bá ṣe ẹ̀mẹ́ wọ́n ni wa amma an ja'ala lahu min kulli wasfin min awsafihi wa amma ṣe a ní ló wà lọ́lọ́tọ̀ yí àbí in ni àbí so wọ́n ni wa amma in ju'ila lahu min kulli wasfin min awsafihi ismun wọ́n ni tajawazat asma'uhu al-mi'atayn wọ́n ni ṣùgbọ́n kíyàn wá fún ní nínú gbogbo àwọn òròyìn kíyàn wá yọ ókọ fún nínú gbogbo àwọn òròyìn rẹ̀ lọ́nà tó ti pé àwọn ókọ rẹ̀ wá ju 200 gan lọ so àwọn okọ rẹ̀ lọ́nà tó wá sí pé àwọn okọ rẹ̀ gan ju 200 lọ lọ́dọ̀ àwọn ẹlòmíì gan nínú àwọn ashabu turuk àwọn tọ̀ríkọ̀ so okọ annabi ju 1000 lọ́dọ̀ wọn so bẹ́ẹ̀ni so lọ́dọ̀ àwọn ẹlòmíì nínú àwọn tọ̀ríkọ̀ so àwọn sufi so oríṣiríṣi àwọn okọ lọ́mọ́ sọ annabi sallallahu alaihi wasallam so kódà in bẹ nínú àwọn okọ tí wọ́n sọ annabi sallallahu alaihi wasallam tó ṣe pé nínú àwọn okọ ọlọ́wọ́ nínú àwọn ọkọ̀ tó dásà lẹ́sà fún ọlọ́wọ̀n báyìí àwọn ọkọ̀ yìí sì wà nù dàrẹ́ ìlú so àwọn ọkọ̀ yìí wà nù dàrẹ́ ìlú so àwọn ọkọ̀ yìí wà nù dàrẹ́ ìlú so dàrẹ́ ìlú ti aljazuli so ó ní nínú àwọn ọkọ̀ tí aljazuli fún annabi inú dàrẹ́ ìlú dàrẹ́ ìlú táwọn yẹn máa ń ahid nínú àwọn ọkọ̀ tó ahid wahid منح مدع غوث غياث مقيل العثرات صفوح عن الزلات خازن علم الله بحر أنوارك معدن أسرارك آه، مؤتي الرحمة نور الأنوار السبب في كل موجود ha ha urrahma so yeyin ha tó wà níbi gini tó wà níbi rahma <laughs> mímul malik dalu dawam kutubul jalala asirul jami'a alhijabul a'zam ayatullah so ẹlẹ́kùn gbogbo àwọn ọkọ̀ yìí ibo ni aljazuli ti tó fi sọ annabi sallallahu alaihi wasallam so dalilu so nínú dalilu so nínú dalilu táwọn yẹn ká àwọn ọkọ̀ ẹwù wahid ahid so gauth giyath maki torí ká sọ ìtumọ̀ àwọn táwọn yẹn ká fún wọn nínú dalilu gama o ẹ̀yíká ahid so ahidi so látara ahad náà ni so ọ̀kan ṣoṣo wahid ọ̀kan ṣoṣo náà so manahun so manahun so àbí manihu so manihu so olùfúnni ní nǹkan so mad'u ẹni tí wọ́n ń pè ẹni tí wọ́n ń bẹ̀ gọ́ọ̀sù olùgbani ríyásù so olùgbani mokilu la'atharot ẹni tó lè gbé àwọn àdánwò kúrò sọ̀fúhù àni zalat ẹni tó lè fọ́ àwọn àṣìṣe kúrò khazinu ilmìlá olù khazinu ilmìlá olùfipamọ́ àwọn ọmọ Ọlọ́run Ọba so ìtàwọn yàn tà nínú dalilu ni o bahru anwarik ní pé òun ni odò àwọn àmàlẹ̀ Ọlọ́run Ọba wọ́n ni ma'adanu asrarik òun ni ayé àwọn àsírí Ọlọ́run Ọba wọ́n ni mọ́tí rọ́hìmá anábì ní ma ń fúnyẹ̀ láàánú so ìdáhùn yẹn kanú dalilu ni o nurul anwar ìmẹ́lẹ̀ àwọn ìmẹ́lẹ̀ asábàbù fi kulli mawjud ìdí tí gbogbo nǹkan fi ń bẹ wọ́n ni ha'u rọ́hìmá ilé ni sàbáhà wà jùbẹ̀ so wọ́n ni kí ni ha rọ́hìmá wọ́n ni mímul malik wọ́n ni kí ni mímù ti al dáàlú àdàwàm òun ni dáàlù tó wà níbi gíní àdàwàm kútùbùl jalala so òun ni òkè ìgbẹ̀ngbẹ̀n wọ́n ni asírùl jami'a so àṣírí tó àṣírí tó kó gbogbo nǹkan jọjù alhijabul a'zam so gègé tó gègé tó ga jùlọ ayatullah àpẹẹrẹ ọlọ́run ọba so gbogbo àwọn ọkọ̀ yìí ẹ̀dàkùtọ̀rẹ̀ ọlọ́run tí a bá kó eléyìí papọ̀ tí a bá fi sọ̀yàn ẹ̀rùn kí ló kù kí ẹ̀rùn sọ pé Allah ló kù àbí àwọn kọ̀ọ̀kan náà àwọn kọ̀ yìí so yí tó ní kí ẹ̀rùn sọ pé Allah al-Khaliq alimu ghaibi samawati wal ard in tó kọ̀kù tí so àkílọ́kọ̀ rẹ̀ àwọn Sufi kọjá là ń bíbà yóò As-Suyuti bá kẹ́nà As-Suyuti Nabi sallallahu alaihi 340 something àwọn ọkọ̀ tó dákọ̀ bá nẹ́bí sallallahu alaihi wasallam so 340 something so àwọn àwọn oríṣiríṣi àwọn nkẹ báyìí ó pọ̀ gan lọ́dọ̀ àwọn Sufi gan so wọ́n ni al-Imam Ibn Qayyim mẹ́mọ̀ká jẹ́ ká mọ̀ká ọ̀rọ̀ Zadul Ma'ad lọ wọ́n ni wa amma in ju'ila lahu min kulli wasfin min awsafihi wọ́n ni àmọ́kẹ́ yẹn wá fún ní ó kọ nínú àwọn nǹkan tí jazuli fi fún annabi sallallahu alaihi wasallam in da annabi sallallahu alaihi wasallam ó bọ́ra rẹ̀ kó lọ́dọ̀ jazuli lọ́jọ́ gbẹ̀dẹ̀ so kìí sí ìròyìn annabi sallallahu alaihi wasallam gẹ́lá wọn mi so wọ́n ni tajawazat asma'uhul mi'atayn so lọ́nà tó wá sí pé àwọn ó kọ rẹ̀ wá ju 200 lọ ka sadiqi wal masduq jẹ́ wà fi hadha qala man qala minan nas ibi eléyìí ni àwọn tó ti wá sọ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn láti wá sọ pé inna lillahi alifu ismin ọlọ́wọ́ bá ló kọ 1000 so ọlọ́wọ́ bá ní ó kọ 1000 kí ni alùsúnnà wà lórí ẹ̀ ọlọ́wọ́ ní ó kọ kí ni 100 àmáwọn ó kọ ọlọ́wọ́ bá kí ni ó ju bẹ́ẹ̀ lọ la yuhsa àlè ṣe kí ni àlè rọ́kìríkà gbogbo ẹ̀ so wọ́n ní alifu ismin wọ́n ní wàlì nàbí yí alifu ismin ẹ̀dàkùn bó ní wọ́n ṣe kàá pé 1000 wọ́n ní qalahu Abul Khattab ibn Dihya wọ́n ní ibn Dihya sọ wa maqsuduhu al-awsaf so in tó sì gbà lérò ní kíni àwọn kíni àwọn òròyìn so àwọn òròyìn ni wọ́n sọ sọ sọ but tẹ́bá wá wò náà tẹ́bá wá wò ọ̀rọ̀ al-Imam rahimahullahu ta'ala ẹ rí pé àwọn òròyìn kọ̀ọ̀kan náà ó sáwọnú rẹ̀ so ó sáwọnú rẹ̀ ọ̀dọ́ àlẹ́yìn lọ kọ́ yìí ma àwọn mú reason wá so àwọn mú wá fi pé à ní pé àwọn nǹkan tó ṣe pé àbí àbí so allahul musta'an so in jẹ́ àwọn muhaqiqun wà lórí ẹ̀ o ní pé irú àwọn ah so al-mubashir al-bashir so muhakkikun sọ pé ìròyìn àwọn nǹkan yìí so ìròyìn ni kamalu rẹ̀ fán nabi sallallahu alaihi wasallam sí ni wọ́n ní kíni nítorí pé tó bá yẹ pé àwọn kíni yìí jẹ́ ó kọ gẹngẹn fán nabi sallallahu alaihi wasallam ó kọ tọ́nà ọba bá sọ annabi lànàbí ó bá bàrà jùlọ la shak so annabi sallallahu alaihi wasallam ó bá bàrà rẹ̀ annabi ó sì ṣe kíni annabi ó gbé gadé lẹ́wù tó gagan so anabi sallallahu alaihi wasallam ó bàbàrà rẹ̀ so àwọn sọ̀hábà náà tún wọ́n ma fi pè bẹ́ẹ̀ so wọ́n ma fi pè ní pè tó kọ so bọ̀tá àdírùn nǹkan tó jọ mọ́ báyìí so al-bashir so al-nadhir àti pé ìkhtiláfù tún wà níbi àwọn bí tí ò ti sí tasrih pé annabi sallallahu alaihi wasallam ni àwọn sífà yí bá wínú Qur'an so ìkhtiláfù wà lọ́dọ̀ àwọn mufassirun ọ̀dọ̀ nǹkan tí al-Hafidh ibn ah, Kathir èyí táwọn ọ̀rọ̀ jáhà rẹ̀ náà ni pé annabi ló ń báwí so àmì ní Qur'an ni àwọn mí ní Islam oríṣiríṣi àwọn kanáà sọ nípa Bashirun Nadhir so irú al so abdun lillah gbogbo àwọn ilé iná bọ́ sábẹ́ sífà ni as-Sirajul Munir so abẹ́ sífà ni sayyidu waladi Adam abẹ́ sífà ni sahibu liwa'il hamd so annabi sallallahu alaihi wasallam annabi fi ròyìn ara rẹ̀ gani nígbà tó wọn náà ròyìn ara rẹ̀ sẹ́mà wo anábi wani fa idha kana yawmal qiyama liwa'ul hamdi ma'i níbi hadithi ta ti kà fún adẹ́rẹ̀ nínú tírà al-hafiz Abdul Ghani so ní anábi ní fa idha kana yawmal qiyama tó wá di ọjọ́ ọgbẹ́ndẹ liwa'ul hamdi ma'i so àsíá ọpẹ́ yóò ma ṣe gini yóò ma bẹ pẹ̀lú mi tó bá ṣe pé ó wà nínú àwọn okò annabi sallallahu alaihi wasallam sahibu liwa'il hamdi ni annabi sọ pé ibi tá annabi sọ pé ana ahmed wa ana gini wa ana muhammad tánàbí bá débí wà gíra náàbí ó sọ ana sahibul hamd oye so ó fi hàn pé gini sífà ni ó jẹ́ fà sallallahu alaihi wasallam so bákan náà wa sahibul maqamil mahmud sífà ní fà náàbí sallallahu alaihi wasallam anábi gbogbo àwọn gini isin dá lórí kamalu bashariya náàbí sallallahu alaihi wasallam wani so so but àwọn míì wà ìfìtìláfù wà ń bẹ ìfìtìláfù <coughs> wà ń bẹ so gẹ́gẹ́ bí almutawakil so almutawakil ìfìtìláfù wà ń bẹ so èyí tí àkílùkọ rẹ̀ èyí tí alwẹ́bìnà kọ́yí mú fi sí èyí táwọn olùmọ́ fi sí àmọ́ hakikónù fi sí ní pé ó kọ annabi sallallahu alaihi wasallam ẹ̀rin so inú àwọn èyí tí ìfìtìláfù tó so al-amin so ikhtilaf wọn bẹ̀ pé sí ó kọ annabi sallallahu alaihi wasallam so al-fatih so al-fatih sífà nífà annabi sallallahu alaihi wasallam so sífà nífà annabi sallallahu alaihi wasallam so n tẹ́fìrí ni yẹ pé àwọn tẹ́mọ̀ ń sọ pé kò sí ìjù nínú salatul so eh, kí ni bẹ̀rẹ̀ rẹ̀ náà kí ni bẹ̀rẹ̀ rẹ̀ lima ughliq wal khatim lima sabaq nasirul haqqi bil haqqi wal hadi so fatih dan fi síbẹ̀ gan ah, ikhtilafu wà lórí okon so ikhtilafi wà lórí okon so idan olùmọ́sọ ní pé èyàn ṣe ìdíláàkù rẹ̀ fún àyàfú fún Ọlọ́run subhanahu wa ta'ala so ibo Yoron oba bá ti ròyìn ara rẹ̀ nínú Qur'an bẹ ẹ́ so fàtírù nìyẹn so fàtírù nìyẹn so barakallahu fikum so wọ́n ni so àwọn sọ pé ẹ̀rí máa wo Ibn Dihya yìí àwọn sọ pé oba bá ẹ̀tún wá rí ibi tí ṣírkù ti sáwà àwọn èèyàn lára ibi tó bá ti ṣe pé gbogbo Ọlọ́run bá bá ní nǹkan kan tó ṣe kíni ká tó fi fà nẹ́bí sallallahu alaihi wasallam ká tó fà nẹ́bí náà so ibi tí ṣírkù ti táwọn èèyàn ti mú ànẹ́bí sallallahu alaihi wasallam lẹ́gbẹ́ papọ̀ mọ́ Ọlọ́run ọba nìyẹn ilé yíò ń ṣe sífà fọ́lọ́wọ́ wa subhanahu wa ta'ala so so ó lọ́la pé mo ti rántí inna fatahna laka so inna fatahna laka fathan mubina so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fi ń ròyìn ara rẹ̀ so ẹ̀tún wá rí pé ibi ẹ̀rọ tó báwọn èèyàn níbi pé kásà máa só kọkí fà náàbì ká máa sáwó kọkí ibẹ̀ náà ló tún báwọn náà pé ká máa sáwó kọkí fọ́nà ọba náà gbogbo tọ́nà bá bá fi ròyìn rẹ̀ ròyìn ara rẹ̀ so orísìírísìí àwọn okọ orísìírísìí àwọn okọ tán fọ́nà so àwọn oríṣiríṣi àwọn kọ báyẹn so kò jẹ́ bó ṣe jẹ́ tó yẹ pé àwọn míì kìí ṣe sífà mútọ́lákọ̀ kìí ṣe tí a fi máa lè máa ròyìn Ọlọ́run bá ní gbogbo ìgbà báyìí so kò jẹ́ bó sallallahu alaihi so tó gbajúmọ̀ láwùjọ wa òun so àwọn èèyàn máa ń sọ sallallahu alaihi wasallam ní so ní pé annabi yásín àti so Taha so wọ́n bí Sheikh Ibn Baz wọ́n bí yán pé hal Yasin ismun min asma'ir rasul wọ́n ní ṣé Yasin ṣé nínú àwọn okọ̀ annabi sallallahu alaihi wasallam ni arju ifadati mo so orí ànẹ́bì sallallahu alaihi wasallam ni sọ́lá tó ga jùlọ àti tẹ̀sílímù tí ó pé jùlọ wà lórí ẹ̀ so wọ́n ní aljawab sheikh mi bá ti sọ pé so a rí alẹ́rẹ́lẹ̀ lórí wẹ́bsáìtì wọn wọ́n ní Yasin laysat min asma'ihi wọ́n ní Yasin ò sínú ogun ànẹ́bì sallallahu alaihi wasallam ala sahih wa hakadha Taha wọ́n ní bákan náà Taha kò sí nínú àwọn laysat àwọn wọn sọ yásínà bọ̀ tọ́ha so wọ́n tún sọ tọ́ha wọ́n ni wọ́n hákàdà dọ́ha wọ́n ni bákanáà dọ́ha rẹ̀ laysat min asma'ihi kò sí nínú àwọn okò annabi sallallahu alaihi wasallam wọ́n ni ba'du an-nasi yadhunnu dhalik àwọn ẹlòmí ń rò bẹ́ẹ̀ wọ́n ma ń rò pé àwọn nǹkan yìí nínú sí nínú wala ghayruha min fawatihi suwar kódà àwọn míì náà nínú àwọn nǹkan tó bẹ̀rẹ̀ súrọ̀ ò sí nínú àwọn okò annabi sallallahu alaihi wasallam wa innama hiya hurufun muqatta'a so àwọn harafi tó jẹ́ muqatta'a ni wọ́n so àwọn náà sì ti mọ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa hurufun muqatta'a nípa Ọlọ́run bá mú wá alif lam mithlu alif lam mim ibi ọlọ́wọ́ bá mú wá so wà rọ́jà hadha al-allamah ibn Uthaymin so Shaykh Ibn Uthaymin ní ṣe tarjih halay nígbé àwọn ìdí táwọn huruf muqatta'a àyẹ́ ti wà ní tó fi wà ní ìbẹ̀rẹ̀ Qur'an huruf muqatta'a àyẹ́ so gbogbo àwọn so ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì tó tó fẹ́ so náà ni wípé èyí tán gbà lọ́tọ̀dọ̀ àwọn salaf tó pọ̀ gẹn gẹ́bí Umar gẹ́bí abdullahi ibn abbas àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so ni wípé ọlọ́run ọba ló ní mọ̀ ń pa rẹ̀ but point kẹ́ ni pé sẹ́yàn pé àwọn òsè tẹ̀fúìd ìyàtọ̀ wà láàrin tẹ̀fúìdò àti nǹkan tí àwọn sálàfù ṣe mẹ́yẹn àwọn sálàfù gbà pé alif lamim alif náà ni alifu láàmù náà ni láàmù mímù náà ni kíni mímù náà ni mímù bọ́ ọlọ́run ọba ló nímọ̀ jùlọ nípa pé bó ṣe ṣe kíni ìdí tó fi fi síbẹ̀ but àwọn mufawida wọ́n ní mọ́tù mọ́tù mọ́tù mọ́tù so alifu alimọ̀túnmà rẹ̀ alifu alifu náà ni so yí máyẹ̀ so yàtọ̀ wà láàrin ọ̀rọ̀ àwọn sálàfà àti ọ̀rọ̀ àwọn mufawida so wọ́n ní mithlu alif lamim wa mithlu hamim so sheik mubaz ni wa mithlu alif lamim sod wọ́n ní wa ashbahuha wọ́n ní kulluha hurufun muqatta'a fi awaili suwar wọ́n ní àwọn huruf muqatta'a ni àwọn rúfù tí ó fọ́mù wẹ́dìn sọ̀rọ̀ oríṣìíríṣìí àwọn nǹkan oríṣìíríṣìí àwọn kẹrẹ yóò mọ̀ rí nínú àwọn tafasir oríṣìíríṣìí al-Hafiz ibn Kathir náà kọ àwọn tó pọ̀ wánú rẹ̀ so nínú àwọn kan tó pọ̀ ẹlòmí ní alif allah lam kíníkà mim majid oríṣìíríṣìí so láwọn èèyàn sọ òun náà ni jazuli lòun náà sọ pé hawa rahma lòun náà sọ ń sìn so wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn mí náà sì tú pé mímù yẹn muhammad ni so àtorísí àwọn orísìírísìí tafsir ma anzalallahu biha min sultan wọ́n ní lillahi fiha hikmatul azima wọ́n ní ẹtí wo ẹmọ wọn kẹwọn Shaykh Bin Baz náà ti kọ́kọ́ sọ pé kí ni hurufu hurufu muqatta'a àwọn ti kọ́kọ́ sọ pé hurufu ni ìtumọ̀ muqatta'a ni pé tí ó fọ́mù wed Ọlọ́run Ọba wá ní hikma azima tó fi ṣe kíni tó fi gbé e síbẹ̀ so kí ẹ̀mọ́ gbọ́ọ̀rọ̀ àwọn olùọmọ ìgbàgbọ́n sí tẹ̀fúì walaysat asma'a lin wọ́n ní kèé sókọ fún annabi sallallahu alaihi wasallam walakin yuqal ṣùgbọ́n èyàn sọ pé suratu toha suratu yasin suratu alif lam mim sad suratu hamim kadha la ba's wọ́n ní kò sí pẹ́rẹ̀ mẹ́ wọ́n ní wa amma asma'uhu wọ́n ní ẹ̀rí àwọn okò annabi sallallahu alaihi wasallam wọ́n ní fahiya kathira wọ́n ní àwọn okò annabi sallallahu alaihi wasallam pọ̀ lakin na ashharaha ṣùgbọ́n èyí wọ́n ni wa ahmad wọ́n ni alayhi salatu wa salam wọ́n ni walmahi walhashir kò bá sì dáta bá ha àwọn ọkọ̀ yìí so bá wà jùlọ àwọn ìta sọ ta sọ pàwọn olùmọ́sọpọ̀ orin rẹ̀ ń bẹ̀ so ta bá kà wọ́n báyẹn so ta bá kà wọ́n a mẹ́sàn kan wà tó ipò òun wánú hadith àbí ta bá fi al-mutawakkil kún àbí so kí ni ta bá fi al-mutawakkil kún ta fi al-amin ẹ́ eh? Ra'ufu Rahim àti ọgbà àwọn èèyàn àkọ́dà Ibn Qayyim gọ́ fi Ra'ufu Rahim sí abẹ́ àwọn ọkọ̀ ìsàlẹ̀ níbi tí Ibn Qayyim ti sọ pé àwọn ẹlòmí wọ́n fi wọ́n mú sífà wọ́n bí gbogbo ẹ̀wá so Al-Qasim yẹn náà ẹ̀hẹ́n ìtìláfù so mẹ́ta Al-Qasim Al-Amin Al-Mutawakkil so mẹ́tẹ̀ Mutawakkil yẹn òun strong pé á ah, in tó súnmọ́ ní gbogbo Annabi so in tó so alqasim àti al'amin so a mẹ́ta yìí ti láàfún wọn bẹ̀ so ìyẹn lè fi kún àwọn mẹ́sẹ̀sán tó sì wọn bẹ̀ tẹ́lẹ̀ so sẹ́kùn bá so ó dá kíyàn hàn wọn ṣe kíyàn ma àwọn okọ̀ nẹ́bí sallallahu so tí a bá fi àwọn mẹ́ta yẹn kún yóò jẹ́ so ká wà lórí 12 so wọ́n ní títí tí mo fi wá so lórí pé bóyá àwọn yòókù náà bóyá tó tẹ̀sùn wọn ní pé kíni bóyá ó kọ ni wọn wọ́n ní kama jaa fil ahadith so nabiyyu tawba nabiyyu rahma nabiyyu malhama wọ́n ni kullu hadhihi min asma'ihi wọ́n náà wẹ́lẹ̀ nínú àwọn okọ̀ rẹ̀ ló wà wọ́n ni wa ashharuha muhammadun wa ahmad alayhi salatu wa salam na'am sọ̀rọ̀ sheik bin baz ni so wọ́n ni ọ̀rọ̀ sheik bin baz ni so kíyàn sọ́ra gan fún gbogbo àwọn tíra àwọn sufiya àwọn turuk

so ẹlẹ́kejì òun ni àwọn ókọ tó ṣe pé àwọn èèyàn kàn mú gbogbo ẹnu sífà rẹ̀ tọ ilé lọ 200 so táwọn èèyàn múnú gẹ́bí àgbẹ́ ìbìnà kọ́ yìí mú sọ́mbí oye so lẹ́fẹ́ ẹlẹ́kẹta ni tí ò ti ẹ̀rin lẹ̀ pé ó kọ ní fún ara àti ara àbí kò ti ẹ̀rin lẹ̀ ní pé fún pé wọ́sù ní kíní ìfàn nẹ́bí sallallahu alaihi wasallam ara àti ara so gẹ́gẹ́ bí kíní khazinu kíní khazinu ilmi so ti aljazuli sọ nẹ́bí sallallahu alaihi wasallam a ń bọ̀ wá sí lẹ́vù eléyìn so lẹ́vù ẹlẹ́kẹrin àbí òun wá ní lẹ́vù èyí tí ìfúrọ́tù àti gùlúù ti ẹ̀wà ń bẹ̀ so ìfúrọ́tù àti gùlúù bá bá gùlúù wà ń bẹ̀ so gẹ́gẹ́ bí wahid kẹ́mọ̀pá nẹ́bì ní wahid gọ́ọ̀zù gíyàs mukilu al-atharot sọfúhù ani zallat so mu'ti rahma so èyí tí èyí tó yẹ sí pé ṣe wọ́n bá ti pín sí mẹ́rin nínú level 3 yẹn ni irú àwọn hawo rahma yẹn náà wà kò tí ẹ̀ sẹ́ kò tí ẹ̀ fi gbàkan rí lẹ́fà nẹ́bí sallallahu so àwọn level ta lè pín so tẹ́yàn bá ti ń gbó ó kọ ọ̀kan tẹ́nìkan pé ànẹ́bí sallallahu alaihi wasallam èyí mọ̀ bí tẹ́yàn pín number 1 number 2 yẹn òun sẹpẹrẹ ó number 1 makubul inda kulli nas àbí so makubul number 2 Eh, nasa alayhi kathirun min al-ulama oye so àwọn olùmọ̀ tó pọ̀ sọ àwọn náà sì mọ̀ tí wọ́n rí so yí báyìí so number one number two yẹn so tẹ́yìn bá rẹ̀ ènìyàn tó fún ló kọ látara wasfu oye tó yí pé wasfu tí ó nílẹ̀ fún nabi sallallahu alaihi wasallam ni o so yìí ò ní bàjá ń bẹ̀ so ah uh, ọ̀rọ̀ yìí wà lórí àwọn nǹkan yìí gan bọ̀ ọjọ́ ti lọ gan so kódà àwọn ìtumọ̀ àwọn ọkọ̀ yìí gan so àríkà wọn gan lónìí so tí mo rò pa àárín wọn kà lónìí tẹ́lẹ̀ àríkà wọn lónìí àdúgbàmì ló kọ́yìm sí àtọ́là wa àjádà fi so wọ́n fẹ́ wọ́n sì wọ́n sọ̀rọ̀ tó pọ̀ gan pa rẹ̀ so wọ́n sọ̀rọ̀ wọ́n tún wọ́n mú àwọn masáìlù nahwiyya wá so wọ́n mú àwọn masáìlù nahwiyya tí ó mọ̀ múnú tọ́lìbùn ilmidu so wọ́n mú wá nípa rẹ̀ so lábàlá yìí so àwọn fàwáyìdì pọ̀ mbẹ̀ gan ó pọ̀ gan so insha Allah ta'ala a wo àwọn báàbù tó kàn nínú Zadul Ma'ad nípa ìtumọ̀ àwọn okò annabi sallallahu alaihi wasallam so èyàn lè béèrè pé Mustafa náà so àwọn oríṣiríṣi gbogbo ẹ̀ náà ó padà sórí intaso ni pé kí ẹ̀mọ̀ mú okọ so hatta mo gbọ́ látẹnu Sheikh so ar so al-Juhani tí wọ́n sọ so ní dáṣù wọn fún Mukhtasar eh, Sira Nabina láti bẹ̀rẹ̀ dópin tí a ń gbà lọ́dọ̀ wọn so wọ́n sọ ń bẹ̀ pé Sheikh Uthaymeen ni wọ́n lọ́rọ̀ lórí gbólóhùn Mustafa so wọ́n ka gbólóhùn yìí kódà nínú àwọn tíra tí Sheikh ká dáadáa tẹ́sì ṣe nasiha bihi so ah, so wọ́n ní Mustafa pé báwọn yá sí ma ń pọ̀ lé ma pé Ànábì sallallahu alaihi wasallam ní Mustafa Mustafa so tó ma ń pé Ànábì sallallahu alaihi wasallam bẹ́ so ní pé tó bá yí pé òun ló lọ́lá jù ní so ní pé àti ní pé sẹ́kùn sí mi sọ pé àti láwọn kama kama pè kama pè Ànábì sallallahu alaihi wasallam bẹ́ but ààrí kó pọ̀ bẹ́ so ààrí kó pọ̀ látọ̀dọ̀ àwọn so àbẹ́ àti ẹ̀rí látọ̀dọ̀ àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam so kí yẹn ṣe ti sọ́rọ̀ lórí nǹkan táwọn sọ̀hábà bá wà lórí so yí báyẹn so ibẹ̀ ní dáadáa ó wà jùlọ bọ̀tàbárẹ̀ tó bá gba nabi sallallahu alaihi wasallam ní so ní ala wajhi sífà then èyàn ní so yí torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sí kíni so bó sì jẹ́ ní àmúkọ tọ́ ọkọ̀ òun ni ọ̀rọ̀ wà ń bẹ so wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in